يقدمون أحمد الله وأجلله وأعظمه وأكبره وأشكر على نعمه ذيرة وباطنة وأشعر أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأسلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمتنا فانظر إلى صبر رسول الله صلى الله عليه وسلم وتحمله عند الشدائد وعندما يجد الإنسان نفسه في حالة غير طبيعية وأن رسول الله صلى الله عليه وسلم بشر يصيبه ما يصيب البشر من الانقباب وعدم الانشراح وعدم السرور لكن على المسلم المرء إذا وجد أخوه على مثل هذه الحالة العظيمة العجيبة اللا تبيعية لا بد أن يقوم بما يدخل به السرور عليه لذلك صح عن رسول الله صلى الله عليه وسلم أنه أحب العمل إلى الله إدخال السرور على أخيك المسلم أو سرور أدخلته على أخيك المسلم أمتنا قبل أن ننتقل من هذا الحديث لا بد من وقفات حول هذا الحديث الشريف نعم كان رسول الله صلى الله عليه وسلم في بيته مع أزواجه يسألنه ما ليس عنده وعلمنا ذلك وعلى هذه الحال استأذن أبو بكر بدءا قد وجد الناس جلوسا عند باب رسول الله صلى الله عليه وسلم أذن له الرسول ثم استأذن عمر فأذن له رسول الله صلى الله عليه وسلم فقال عمر لأكلمن رسول الله صلى الله عليه وسلم بدأ وبدأ وأجما ساكتا لأكلمن رسول الله صلى الله عليه وسلم لعله يضحك وفي رواية لا أقول لا أقولن شيئا يضحك رسول الله صلى الله عليه وسلم أقول نفرنا بقى تسوى المسلمين أن ترى لفكرة جريفان النبي صلى الله عليه وسلم أن ترى بنتبع من جت لفهم بوا ألو بنسالكون كان النبي بنسالكون لاري أتسي أنوار لي النبي أتسي الصحابة لاري kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́ pẹ̀lú ànìyàn níjọba alìkíyàmà àwọn bẹ́ọ̀ nínú àdámíkà sí rẹ̀ fi ìyọnú rẹ̀ má fi ìbínú rẹ̀ má fi bá wa lò ẹyọ́ ma ya mọ̀ ń kí àti kúrò ní tí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mọ̀ sí rẹ̀ iná lè tí ìbẹ̀rẹ̀ rẹ̀ àmì takùnlọ ẹjẹ́ akọ̀nà ọlọ́n ní kọ̀rọ̀ àti ní gbangba àwa ń bẹ̀ kọjọ́ kọdákun kọ mẹ́jẹ ìṣẹ̀mì náà mẹ́jẹ kọ dárò mọ́ wa lọ́wọ́ ẹ̀sìn náà lẹ́láǹsẹ̀ mẹ́jẹ kẹsìn náà fayakun in ta bá ń fẹ́ máa rí bẹ̀rẹ̀ sí rí bẹ̀rẹ̀ náà ọlọ́ndakùn máa rí bẹ̀rẹ̀ ma lò fáwà lọ́nà òjì wọlọ́dà ní kẹsì rẹ̀ jẹmẹ́à ní ìjẹjọ àmbárọ̀bọ̀ nípa hadithi jẹ́rìn abdullahi rọ́dọ̀ àtàrọ̀dọ̀ rahimah wa sallam muslim wa fi ghairi balina imam ahmad fil musnad wa inda abi awana fi mustakhrajihi wa ghayruhum من البخاري وغيرهم وغيرهم وغيرهم ولا مسأبة نكيب وما فايه النبي صلى الله عليه وسلم ibi tí a bọ́rọ̀dì òun ni ayatò tàhíyìr tó sọ kalẹ̀ ṣùgbọ́n ní àwọn kẹkẹkan táà gbọdọ̀ kò kọjá ní ta sọ́n jẹjọ yìí àwọn kẹkẹkan bẹ̀nù ọbẹ̀ aka tú lọ ní àwọn tí bẹ̀nù ọbẹ̀ min wàkọ̀fáàtìnì òun ni kútùbà ìfẹ́dá ilé jẹmáà táà bá ti ṣe ìsìláàmù yìí lẹ́yìn ìgbà tí ìfẹ́ ìsìláàmù ti kó sí alẹ́mìtán táà bá ti ṣe pẹ̀lú ilẹ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ẹ̀sìn náà látún dákan ìfẹ́ ti kó sí àkọ́kọ́ kakọ́kọ́ mọ́ lọ́wọ́ anábi sọ́lọ́lọ́ fún àwọn ànúlé pẹ̀lú àyàwó rẹ̀ ìyàwó kan yọ̀sí ìyàwó kan láti bí yes alnáwò náfàkọ́ wọ́n bí ànàbí léèrè pé àǹfẹ́ báyìí àǹfẹ́ báyìí ṣe báyìí fún mi àwọn èèyàn kan ti dé tí wọ́n bùkátà sí àmì sallallahu alaihi kí ló fà á tí wọ́n gbá yọ̀dá tí wọ́n fún tí wọ́n padà àwọn mímọ̀ ní dáadáa tánàbí fi lélẹ̀ ní ẹni tí mọ̀ wà lọ mọ́ bó tàà bá wá yàn lọ ẹ̀ẹ̀mẹta náà láàmà tọrọ ààyè sáàríkùn síkáwọlé assalamualaikum síkáwọlé assalamualaikum síkáwọlé mú ní ọwọlé tí ń tọ́ bá wá tọ́ bá jọ mọ́ ìntẹ́yàn máa torí ẹ̀ lọ èèyàn ọkọ̀rí ọdún kátàlà mẹ́rin ìtóbi débi pé لابد أن ينسل ففي هذا الحديث جواز الجلوس عند الباب لانتظار الإذن ọmọ́tọ̀ ní ìsìláàmù kó jókò lẹ́nu ọ̀nà ẹntọ́ wà lọ láníyàn pé mo ń retí wọ́n yọ̀ǹda kí n wọlé tí jíjọkọ̀ bá ti wá ń kọjá nọ́mà èyàn náà ní bálà kẹ́yẹ̀ sọ̀rọ̀ kí lọ wọ́lẹ́nu ẹ̀lẹ́n tó ń jókòó mẹ́ hmm. àwọ̀ká ń sọ nílà lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ni ọmọ wọlé tí wọ́n bá yọ́ra kò sí wọlé wọ́n ni ọmọ jókòó lẹ́nu ọ̀nà wọ́n jókòó salawatu rabbi wa salamuhu alayhi àmọ́ jókòó lẹ́nu ní táwà lọ lẹ́ntí retí alìdúlẹ́gbẹ̀ẹ́ kọ́nà kan ṣùgbọ́n tánà bí sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀bà tó dùn náà ẹ̀mọ́dù sí ètì ẹnu ọ̀nà tọpẹ́ tí wọ́n bá sílẹ̀kùn lójijì kò sí tó lè rí ó sọ́sọ̀ pé ìmọ́mọ̀ bí i ìdáàdì àdìlìbásọ̀ in tó lọ ń sì fi pé kẹ́ máa gbàyàndákẹ́ tó wọlé ẹlòmí torí in tó bú lè sáré rí ìmẹ́rin iná fàrínú islamu ṣẹ́rẹ̀án gbogbo ń bá ń ga àrùn wọlé ẹnìkan látojú wíńdò láti bí fèrèsé wọ́n wá lọ ṣẹ̀ríà court hajar kódà ìdà ló ń tọ̀ náà láti inú ilé lọ́bá sí rédíò ojú ẹ̀ kò sí ìdàjọ́ kankan bẹ̀ lóẹ́sì o fojú ọ̀pàdà ní òun ìgbà ìgbàwó ẹwọ bí ẹ̀sì sí pán wálé ẹwà wo ń táwà fi ń bára wá lò nísì gbogbo

iná sì fà á tí ẹ̀mí ẹlòmí ìbá pinnu wa tí ṣù rẹ̀ kéré tí ò rónú pọ̀nlẹ̀lẹ́ àkéré sasọ tó wọ́ yọ́ ma sọ wípé in tó jẹ́ máa bá mi wà báyìí ẹ̀mí yìí ni pé èèyàn ẹlẹ́gbẹ́ bí ń bẹnu aṣọ ni tó jẹ́ ẹ̀kọ́ kanú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì rasuluna bashar ibi àwọn bọ̀nù annabi agbára lọ náà o yusibu ma yusibu al-bashara tá bá ti pè ní agbára bí wa a jẹ́ pé in tí bá ń ṣe wáyọ̀ máa sùn náà min al-khida' kí èèyàn bọ́rin situation ní tú tí ó ní yagagá wà ìṣirọ́ èèyàn ní túraká

bí ìgbẹ̀mí ìgboro orí èyí tó sì lè jù ní ẹ̀wọ̀n ní kẹ́yàn wà ní ẹ̀wọ̀n ẹ̀mí ọlọ́wọ́ fi ẹ̀mí èyàn sí ẹ̀wọ̀n fún yàn àdánwò láni o gbogbo ayé ọmọ rẹ̀ rìn lọ́sà máa mí kalẹ̀ ní kèése gbogbo ẹn tí ń sọ̀rọ̀ orí olóore fún lóore òdùmọ̀nú tí ẹ̀ tí ń bẹ lára inú ògbèrú òbóde o lọ́sí mọ̀nà bí kí o ẹsá fún kàlùkúlẹ̀ pẹ̀lú bí ṣe ń ṣe o mọ́ ma dájọ́ tí ọ̀rọ̀ tí ọ bẹ́rẹ̀ sí nínú kọ̀sàdé sórí mi kò sí gínú gẹ̀gẹ̀ sí bẹ́rẹ̀ tí ẹni ọlọ́n fi bílé ọlọ́ ẹni tó ní ọ̀sàdé sórí rẹ̀ fọ́ọ̀mọ́ tí ń fẹ́ lọ Wọ́n ò léyàn, sahih wọ́n sọ pressure fún pẹ̀lú pé wọ́n fọ ìgbáyà rẹ̀ wọ́n yọkẹ̀ ìgbáde wọ́n fi sínú àwó wọ́n lọ bomi zẹ́mzẹ́ níwà tí ọ̀sá ìkọ́dá tí àwọn àti àjẹ́rẹ̀ tí mú wá wọ́n wá yíwọ́ kẹ́kẹ́kẹ́ kúrò bí bá sí ẹ̀nà báyìí wọ́n ni àádà àhàdù ṣaitọ́nù mink ìpínlẹ̀ sùúrẹ́ tí wọ́n wà lọ́nà bẹ́rẹ̀ mọ̀kọ̀ọ̀kan ti ẹ̀lá mú pé

tó ní ẹnìkan bẹ ah tó ẹbá lè mọ bàbá yẹn ah ibi tí ń gbé náà wọn ò fíra wọn ṣúrú ìpọ̀ wọ́n ní wọ́n sàdàkọ̀ lóun lẹ́ẹ̀bá wọn lọ tàyín bọ́rẹ̀ kò sí gbésùrù yẹn ní arábàdàn gbésùrù wọ́n wá múrù bàbá wọn kò rí mẹ́wàá wọn jọ tẹ́gbẹ́ àwọn ṣúrú ayé lè lẹ́yìn kí ní ṣúrú rèdè yóò ṣúrútọ̀ mọ́mà ṣúrú rẹ̀ pé ẹni látẹ̀mọ́ra àmì bí wọn gbogbo mẹ́wàá wọn tó wá di mẹ́wàá máa tí ṣe ẹgbẹ́ wọn ṣúrú 1000 ètò ìsọ fún kejì pé ṣọ́ọ̀ mọ̀kànlẹ̀ tí wọ́n wá bá bá ń wọ́n lọ ìwájú náà wọ́n mọ̀ bá le ká lè lébi mara wọ́n tún yẹjẹ́ àwọn ìrànà wọ́n wọ́n wọ́n pẹ̀yì àwọn tí chọ́ọ̀sì tí wọ́n àwọn ẹwà tí wọ́n wà lẹ́dẹ̀ ah, ọlọ́ndẹ̀lì pé wọ́n wá wọ́n kọ̀ọ̀kan wọ́n wọ́n nwa wa táwọn obìnrin bá wá mì ọ̀nà ó ní ẹgbàmì ẹ̀kọ́ olàkọ́mẹ́ ara muslim bá tọ́tù táwà ní ìdínú arúbí bẹ́ṣẹ̀r ní bẹ́ṣẹ̀r àbára ní in tí ń se wá ń se ọ̀nà àwambọ̀ ẹ̀kọ́ tá wá rí liman wajada akhawa ala halin ghayri tabi'iyya gbogbo ń bá bá yàn ní ṣe sí tí è pé kèése ń ṣe sí rẹ̀ nú ẹ̀sìn yọ̀nda kíwọ̀ palẹ́rin tẹ́sìlì àtànlá láti fi gbé tí ó rò láti gbé wọ́n kankan tó sì bá nàbí sọ̀rọ̀ láàláhù yẹ́dàk in wọn kàkà fi palẹ́rin nínú wáyà mi láàkùbá na ṣe àn yìí sì sọ̀n kankan níbi ṣe rọ̀sọ̀ tí nkan yọ pa nàbí lẹ́rin in sọ̀n kankan tí nkan yọ pa nàbí lẹ́rin ọwà ni laura aiki ya annabi tawbalo mi náà nù lè mi lónìí bíntù kọrìjá ìyàwó mọ́rọ̀lápé áwọ̀ ìmọ̀tò Umar ìyàwó Umar sàrọ́fì mẹ́tàkọ̀ oníkẹ́mì náà tó kọ́wàá gẹ́ ní pé kí bó mú ìgbà kí bó máwó tó sì mọ́bí mọ́ tọ́bà mọ́ sí ma kí mọ̀ pẹ́ ní nǹkan yẹ mọ́ tí èyàn bá gbáyàn pẹ̀lú ìbínú tí ìbínú bá kú gbígbá tí ẹ̀mọ̀ pẹ̀lú olórin lábá fúrò gbá ìpé àdọ́rùbù ni bìṣídà kí wọ́n gbáyàn gidi ìjẹmá àgbọ̀dọ̀ kó mẹ́wọ́n ní àmà nóbi o obìnrin náà wájú ríwáyàtọ̀ wá tí sọ pé bíntù kọríjá ìdàn sọ́nà muslim ó sì kọ̀ bẹ́ kéjọ mọ̀ muslim nìkan ríwáyà ní ìná wá wá sorry bíntù kọríjá bíntù zaid by sọ́nà ìjọjọ́nà bíntù kọríjá wá wá ní ríwáyà mi bẹ́ẹ̀ sì ní ìtàn kò pé méjì ẹyọ kẹ̀yìn náà kí lọ wá kódà ọmọ wà jẹ́gbù ọ́sẹ̀sì ìgẹ̀rẹ̀ lọ́bà tí ń bẹ́ tí tàbà bọ̀ mú sí ọmọ pé gbogbo ọmọ kò ṣígbà bẹ́ lára Umar èyàn nílé ní ṣùgbọ́n yìí sì sọ̀rọ̀ kan tí ó pa nàbí lẹ́rin Umar kò sọ Abakar ló sọ ah irú kí alẹ́ agbédé bóòrùn sí Umaru fine Imra bíntù zaid tí a bá lóbìnkan bẹ̀lẹ́ẹ̀dẹ̀ ìwáyàwó bá bíntù zaid obìnkan bẹ̀lẹ́ẹ̀dẹ̀ umaru tó jẹ́ pé bàbá tó bí zaidu ni ọwà kò sì tó sí wọ́n rẹ̀ pẹ́ tí ó sì umaru padà fẹ̀yàwó kan ṣùgbọ́n obìnrin wọ́n ń pè ní Átíkà bíntù Sa'id ibn Zaid ibn Amr ibn Nawfal Átíkà bíntù Sa'id ibn Zaid ibn Amr ibn Nawfal bẹ́ẹ̀ sí lóbìnrin náà bàbá tó bàbá umaru ẹgbẹ́ bàbá umaru lọ́kùnrin ilé bí obìnrin ìgbòbí tí ẹ ti gbàwà náà bí ibùnàtò àmì rẹ̀ ó ní ọmọ ẹgbẹ́ bàbá rẹ̀ fine nígbò ní umaru tàà bá ní olóbè tí bíntù zaidi ń bẹ̀ẹ́nu rẹ̀ pé nínú nínú wọ́n a máa fọ́ mọ́ ti sọ̀rọ̀ bàbá rẹ̀ wọ́n ti máa fi sọ́rọ̀ bàbá bàbá a mẹ́rin rẹ̀ wà láìpẹ́ ìrò Atika bintu Sa'id ibn Zaid ibn Amr ibn Naufal a jẹ́ pé wọ́n fi ọmọbìnrin ìtọ́sọ̀dọ́ kíní o bàbá bàbá rẹ̀ ṣùgbọ́n náàmù bẹ̀nu láàwá ń mọ́tò khilafa Umar tí mọ́rù bí àbúrù mìmìnì ìlọ́fẹ́ obìnrin kí lọ wá jọ mọ́ ń bí ìtàtàǹsẹ̀ láàbẹ̀ onípẹ́kọ́ obìnrin tí ń jẹ́ tí bàbá rẹ̀ tí jẹ́ mẹ́nukọ́ bàbá rẹ̀ ké átíkà ni kò sí ní ẹ̀ẹ̀dẹ̀ Umaru ní kọ́ríjà ìyàwó ta ni àbákìlò lóbe tí ń jẹ kọ́ríjà tó lóbe tí bàbá rẹ̀ ń jẹ kọ́ríjà ìyá àtàkọ́kọ́ yẹn wọ́n mọ́ ń pè ní Atika bintu Sa'id ibn Zayd ibn Amr ibn Nawfal al adáwí náà ṣìlú mọ́rùn náà wọ́n fi lọ́pọ̀ ọ̀rọ̀ adáwí fine ìyàwó ti àbúbákìrì òun máa ń jẹ́ habiba bíntù kharija ibn zayd al-ansoriya al-khazrajiya ara àwọn obìnrin tí àbúbákìrì fẹ́lọ́dọ̀ àwọn ansori ni riwaya kan wá habiba bíntù kharija ibn zayd al'ansọ̀ríyà al'khazrajiyya riwaya mi wá wípé bíntù kharija ọwọ́ pé habiba bíntù zaid ṣe ọ̀fẹ́ ní gbọ́nà pẹ̀lú bíntù zaid pa aṣọ́ bí àdífẹ́ ti àkọ́kọ́ tó jẹ́ ti umar in jọra wọn kí wọ́n bá fàtẹ́ rí bẹ́ o ní pé ìṣesí lárúbáwá nípa pé wọ́n máa fọmọ ti sọ̀dọ̀ bàbá rẹ̀ dàrẹ́tì tàbí bàbá bàbá rẹ̀ ẹni tó bàbá wá wípé bíntù kọrìjà ó fòbìnrin sọ́dọ̀ bàbá rẹ̀ a wà ní habiba bíntù kọrìjà ibn zayd nífẹ́ta ìràdíyà mubasharatan ẹn bá gbà wá wípé ibnetu zayd ni a jẹ́ pé habiba ibnetu zayd àwọn tí wọ́n ti sọ́dọ̀ bàbá rẹ̀ ní al'ansoriya al-khazrajiya fine àti wá rí wípé ajẹ́ wípé wọ́n lo kí wọ́n lo wọ́n lo ókọ bàbá bàbá obìnrin níbẹ̀ ibi wọ́n bá ti lo kọ́ríjà wọ́n lo ókọ bàbá rẹ̀ mubasharah ajẹ́ pé ta ni ó wà padà lọ́rọ̀ àbákìlọ̀ lọ́rọ̀ gbogbo wọ́n ti jọ wà ní òfẹ́gbẹ̀tọ́ abákìrì wọlé ọba ìbànújẹ́ ìrara ní sàrán nígbàtí náà wọlé ọba ìbànújẹ́ ìrànṣà sàrán abákìrì wọ́n fẹ́ fi ẹ̀pẹ́ ṣe mẹ́rinlẹ̀ máa ń rò bí bàbá jẹ́gẹ́ ìrànṣà tó ń tààlà mà pé àbàbà ah, jẹ́jẹ́ lè lẹ́yìn kò jẹ́ báyìí àbúbákì rẹ̀ ní ah, ìrí ànẹ́bì ẹ̀ẹ́jẹ́ ń sọ ń yọ́ pọ̀ lẹ́rìn ẹsẹ́ mẹ́bẹ́ ẹsẹ́ mẹ́rẹ́ tẹ̀mí ẹ̀rọ ni bàbà jẹ́jẹ́ ẹgbẹ́ ìfẹ́ ọlọ́gbẹ́jẹ́ ní lọ́rọ̀ àìsà ìbìnìta kọ̀ọ̀dà ọmọ ìyàwó mi ọmọ ọ̀rìjà lọ́rọ̀ àìsà ìbìnìta zẹ́ìní tó ọmọ ìyàwó mi tí a máa fi ń sọ̀rọ̀ bàbá alàǹsọ̀ríyà eh? ṣe bí áwìtáìwì mo si kùkú wà nílé ní ìbílíní tí ní bóòrù kò si náà o náà ni iṣẹ́ sí àwọn ará Mẹ́kà tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ afẹ́ fi iṣẹ́ sí tún dájú àdífì yẹ tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ obìnrin wọ́n fi ọ̀rọ̀ lóbi agbẹ́gbẹ̀lọ́n fi ń fọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù tọ́kọ̀ ọba ní kòó náà ni ha ha tọ́kọ̀ bá ń sọ̀rọ̀ obìnrin ológun gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀ ọ̀rọ̀ta bọ́lá ìdíà ìṣẹ́sì wọn ní makamu wọ́n wá jẹ́ ìdàkejì bí ọ̀rẹ́ ìpẹ̀kí abájú tàn dákò èkúrú ẹmà pé èkúrú àti ẹ̀jẹ̀ ìtẹ̀rí ẹ̀rí èkúrú lágbẹ̀ ó ti mọ̀kọ̀ ẹ̀sọ̀rọ̀ náà ọ̀dá kò burú mo ti mọ̀kọ̀ ìdówù ìjẹnu ẹ̀sáṣẹ́ gbẹ́sẹ̀ lórí ayé wọn báyìí ó ti bá rí náà nù ẹwọ lúwẹ̀ tí wọ́n bá dákò obìnrin yú mi ìmí fún ẹlòmíì yóò ní ẹ́yìn kápò lókùlùbìn ohun ọ̀lápẹjẹ tí wọ́n sì dákọ ọkùnrin yú mi náà àà kápà ní ọkùnlọ́kùnrin ìlọ́kọ̀ọ́

eléwò ni ọjọ̀ náà méjèèjì ajẹ́kọ́ ẹni tó dìde tó sọ́rọ̀ oníkíni oní àbákìrì kí lọ wá fàtọ́lọ̀ ń fi jẹ́ ọjọ́ pé àbákìrì oní ọwà sọ́rọ̀ ìjọ́nà tí wọ́n sì lè annabi náà lọ́lọ́ ń fẹ́ fi yíyí rẹ̀ hàn wá ọ fẹ́ fi pẹ̀lú fi hàn wá lọ́nà wo ẹnìkan dìde pẹ̀lẹ́ tí bí obìnrin mẹ́sàn yípo rẹ̀ tí ó èmi ọgbàtún ilẹ̀ ìwọ̀n ọgbàtún ẹnìkan wá dìde jọna lọ nígbà tí ó wà dákọ kọ̀dákọ péyàwó méjìlọ wá bá ń papọ̀ bó ti ẹ̀dẹ̀ pé kìí sí àwọn ẹ̀kan ní bẹ̀lẹ̀ rẹ̀ ṣùgbọ́n yọ kan lọ́lọ́ wá pín òhun kan lọ ṣùgbọ́n yọ kan pẹ́rẹ́ òlọ́wà ìjẹ́ nẹ́bùsọ̀kẹ́ nímà sọ́nà ní sọ ìjọmọ̀nìyàn ó ní ìbànújẹ́ tó mú yẹn kí ní yọ máa dùn wípé ta ló súnmọ́ mi tó ń kọ̀rọ̀ mi tẹ́yìn ìyàwó mi ṣé mo ní tẹ́ ń bèèrè tẹ́ẹ̀sì pín ní kí lẹ́fẹ́ ń ṣe in ti ń ni kí ní èéfẹ́ ọkọ tí mo ti gúnmìk ó sọ̀kẹ́lù tí ó wọlé ọpọ̀pọ̀

àtọ̀sátò yìí o ní o bọ́lọ̀ ti dá àwọn ọmọ ẹni tọ́lọ̀ fún ẹ́sà mọ̀ tún àti ní ẹ́sà mọ̀ tún àti ó ti di bẹ́ẹ̀bù ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ní ma tún ìṣe mo sì tún ìṣe sẹ́yìn ìgbà tó tún ṣe àdámá ni ṣẹ́gbọ́n sáàmà bí

tó bá jẹ́ pọ́ lọ ń yọ ọrùn kàmọ́ ẹ̀rẹ́ ṣù ni ẹlòmí ọkàyọ̀ rẹ̀ mọ̀bí oṣù tọ́lọ ọgbà mara èṣù ti ń dágbó aláàrùn yókè yà ìrẹ́lú gbẹ̀kẹ̀kẹ́ ìyẹn ti jímọ̀ bọ̀ inú ilé èṣù kí ẹwà ṣe ń bì ṣẹ́bí èmì wọ́n tó nílẹ̀ ni ìyàwó kan ilẹ̀ nìkan fún fọ̀rún mẹ́sàn ní ìdẹ̀ nìkan láàmù a sì gbọ̀gbọ́lò kò sì gbé owó òkè báyìí ah, ọ̀rọ̀ yóò kíyà kawàdú orí ẹ̀ kí láàrẹ́ gbò sí in tí a bá ti rójú ànábì

èmi náà wà gba mímí lórí mọ̀ tẹ́lẹ̀ ànàbí jẹmọ́ gbogbo tí mọ̀ ń sọ yìí ọmọ arúgbó ni mí mọ̀ ń sọ láàrin aláṣejù àtàláṣe ètò ó ń kálukú ogun tí è pàdé ọlọ́mbẹ̀ ni o ìyìn ìdálẹ̀ ẹni kẹkẹrú o ìyìn ìṣiṣẹ́ ẹgbẹ̀rẹ̀ fúnyàwó rẹ̀ abadan orí ire wa lélẹ́yìn ọkùnrin ọkùnrin rẹ̀ àwọn àfá ìṣẹ́lá tó lọ bákan wọ́n kò ríkẹ̀ ní gúrúfàtún náà yàrá oorun yàrá kí ni oorun tí àwọn kẹ́kẹ́ bá ti ń kúrò yàrá oorun ilé yẹn òfò ti bá tẹ́ẹ̀rà ti lè rí yẹjú mẹ́ ti ń bá nù òfò náà sì ní ilé wọ́n ń lẹ́yìn ọ̀rẹ́yìn yóò máa padà sọ pé tòótọ́ sì ní ń ṣe báyìí o ó sì ń ṣe sùúrù ó tún ṣẹlẹ̀ báyìí àgàgà àgàgà bẹ̀rún tọ́mọ bá ti wọ́ so bèèrè sí án ní ìfẹ́ wà làwọn láìkì ni wọ́n wá sáyé wọn nílé wa ní èèyàn ní òjò ní ìwó pé wọ́n problem wọ́n màkà ní ọ̀ràn ní ọ̀ráyà ọ̀dà ọlọ́jẹ́mìrì ogun ẹni gbogbo àwọn bàbá tí ó gbogbo ní obìnrin dànù lánàá ojú ayé wọn náà àwọn obìnrin tuntun padà wọ́n wá dá nìkà kó wà wọ́n lọ́tún ya na a dádì tí ẹ̀rùn pàwà náà rí gbàǹkà lọ́wọ́ yí tààdẹ̀ lè gbàtí dádì lẹ́mí o tó ẹbá fẹ́ máa rí dùn náà mi ẹ̀yìn méjèèjì lẹ́jọ́ ṣiṣẹ́ papọ̀ kó tẹ̀wọ́ bá ní dámẹ́ nìkan ẹ̀bá àmọ́sùn ẹ̀rẹ́jọ́ ní láyín tó bá wù tẹ́fẹ́ àríṣẹ́ ọmọ kẹni sọ rẹ̀ ìṣẹ́jú sọ bẹ́ ìṣẹ́ta sọ bẹ́ wà láìwò lè dékẹ́ ọmọ tòrò kọ́dà kọ̀ jẹ́ kọ́ndẹ́ tí èyàn tó yà wọn fẹ́ páyàn mẹ́rẹ̀ lọ́rọ̀ sáwọn mẹ́ ọmọ ní ọ parí ẹ̀kẹ́ ìtì àbá ti dáa ẹ̀dà ọwà àti ẹ̀wà àgbà ìjọ tí a bá ti jọ pé ọlọ́mọ́lájí ọ̀dọ́ wọn kásọ̀ lórí nù wọ́n bọ̀ lé padà ìkáù tuntun mọ́ àwọn ayé ilé pé wọ́n gbẹ̀kú lọ́lọ́dúnlá ẹni ẹgbẹ́ ẹgbẹ́ sọ lórí púpọ̀

ibi àwọn bọ̀rì ọlọ́run ní obìnrin tàbí bẹ̀rẹ̀ ìwá wọn àwọn ẹbẹ̀rẹ̀ pẹ̀lú wáàsì fáìdò hún mọ́tàbà àkọ́kọ́ ní ẹ̀ ṣe mọ̀ pé mi àti ìyà àlèṣí wáàsì fún ọmọlébì ṣe wọ́n ní ìdára máma kò rí burúkú báyìí ni ọ́ sí mi ọ́fẹ́ ọ́ni ìwọ̀ lọ́wà sí àpé rẹpẹ ṣẹ̀rí tí lè bá fẹ́ gẹ́lẹ̀ aláyọ̀ ẹnu wọlá kọ̀kọ́ máa sọ ẹnu wọlé fẹ́ sọmọ́ ẹnu wọlé fẹ́ sọmọ́ àwa náà kò sí wáàsí lára wa sẹ́gbà fún ìlú ìjẹ́ ẹgbẹ̀ pẹ̀tẹ̀bẹ̀ wà tí wọ́n fi ní bàbáàjì tí wọ́n bá náà mọ̀ ọba ń fẹ́ ìyàwó rẹ̀ ọmọ pé ah, ọkọ̀ mínà sí mú o onú òkò onú rú rẹ̀ o yóò wọlé tí inú yóò dùn jọmọ́ ká lọ́rà sí rí ìwà tó wọn ta lórí gírí ọ̀kan náà máa yá ní ìfẹ́dàkọ̀ àdúgbò yìí àwọn olè ní adélòrù àwọn olè ní agbára wọ́n ti rí gbogbo àdúgbà wọ́n bá mẹ́tẹ̀kọ́yà ní àti jí ṣe olóògbùkú ni wọ̀nyí olóògbùkú gidi àwọn ilé lọ́wọ́ ìyàwó rẹ̀ yẹn náà fílà lóòrùn ní súnmọ́lá ní ìsìnkúbá ẹ̀lẹ́à nínú sẹ́ẹ̀pẹ̀lẹ̀ ìdàmú èwo ń tẹ́ mẹ́ olóògbùkú olóògbùkú ìntàṣì nílò ọ̀dọ́ rẹ̀ sáàmà ṣàdọ́ ọmọ mọ́ tí ẹ̀rẹ́yàn tí a mọ̀kún nílò ọ̀dọ́ láfíìmà tàbá ti jẹ́bẹ́ta àbú àwọn sọ́ráfíìmì sọ́ráfíì kò sójú ọ̀dọ́màbámi lẹ́yìn eléyìn wà àjúrú hún na fílmàdọ́jì ọlọ́ni ẹ̀yẹ bùsùn lòdí pẹ̀lú wọn ẹ̀mọ́sùn máa wọn ṣe mọ̀ pé tọ́ bá jẹ́ pé jẹ́ ẹ̀bí náà lè èèyàn já èèyàn ò lè dẹ̀rú ẹ̀wò kọmọ́sùn mẹ́lẹ́fẹ́ sọ pé ó ti mọ̀ pé jẹ́ ẹ̀bí lòun já yóò tún wá máa fi àjẹ́ rẹ̀ lórí ẹ̀ kí ò lọ́wọ́n gúnmọ̀ wá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ọ̀bà tó wá <laughs> bóyá ká gbé kútùbà bẹ́ jọmẹjọ ẹjá gbé kútùbà bẹ́ jọmẹjọ bí iná láìlú wọ́n jẹ́ kọ̀há ibi tí kútùbà ti bẹ̀rẹ̀ jọmẹjọ lélé àwọ̀ afẹ́fẹ́ ọkọ́mọ́ àti èèmàkan tó padà ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé ẹjá kí ọlọ́kàn kẹ́ni Abubakar ẹni ọlọ́n Umaru ẹni ọlọ́n Abubakar bọ́rọ̀ sí ọ̀rọ̀ báyà ọjọ́ ọjọ́ mi jẹ́ iná yọ kẹfì ẹ̀ṣù náà mú ọmọ inú ọjọ́ bá mi wọ fún ní ìfọ̀rún ìfọ̀rún tí ọwọ́ ọ̀dẹ̀ gidi ní o ṣọ́ọ̀pá mi ni ó ti pín ní lẹ́yìn orí tí ìṣẹ̀lẹ̀ sí ànàbí lọ́wọ́ òun wá ń ṣe sùúrù sallallahu alaihi wasallam òun wá ń sọ fọ́nà bí ìfẹ́ à ń kẹ́kọ̀ọ́ lára ti ẹ̀ mélòó ń tí a níbi ti ẹ̀ sáwà lè sùúrù tó ń ṣe àwọn náà wá sọ̀rọ̀ wípé obìnrin alẹ́na obìnrin ṣùgbọ́rú nínàwó kí ní ọ̀sọ̀ nínà sí ilé bọ́sí nàmbà wọ́n wọ́n nígbàwó ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ṣùgbẹ̀tẹ́ ẹ̀kọ̀ọ̀kan wọ́n bá ṣẹlẹ̀ gbọ́nà mọ́kọ obìnrin tí a bẹ wínú kí ọ̀rẹ́ ti bá padà tí ọ̀bẹ̀ bá padà tí ọ̀bẹ̀ bú náà mẹ́ta tí ọ̀n tó fẹ́ èyàn ṣe kèsí àwọn èèmọ̀ èyàn fẹ́ lóṣù lọ́kà èyàn tó sọ́bọ̀ lọ́lẹ̀ kejì nígbà mí ìbẹ̀rẹ̀ tó tóbi ọdún ẹ̀ta mẹ́rin márùn ó tó lè fẹ́ má padà tí àbá sọ kíni o tí àbá sọ wípé òhun lẹ́ẹ̀mẹ́ta ó tún ákẹ́ ẹ̀kan ẹ̀ẹ̀kan èèyàn ó lè fẹ́ mọ́ àti tọ́bá lọ fọ́kọ̀ mi ọlọ́run sọ lè ìfọ́ àwọn wa láti fi lè bàbàrà àwọn obìnrin àwọn wà ní nọmbà 3 yẹn lè bọ́ sí nọmbà 1 níbi obìnrin bá pínyàn lẹ́mì tẹ́jẹ́ wípé mo fi bí kí n pé mọ ọni tó ibú tó sì lè ti bẹ̀ jáde káà méjèèjì lè pọ̀ bí wọn lọ ilé tó lè mẹ́ obè sẹ́mọ̀ pé ẹ̀sìn là ń sọ yìí ẹ̀sìn tá ń sọ ẹlòmí kèèsé ìyàwó rẹ̀ ní bẹ́lí ẹ̀mà gbọ́nà mo ti kọ́ kí àbẹ́ orílẹ̀ mẹ́ta

àwọn àfáwọn ẹni kò ní gbẹ́ẹ̀kẹ̀ náà obe àtẹ́tẹ́ pé ààyè kí gbónà mọ́kọ̀ mọ́bà àgbàdì lẹ́nu rẹ̀ ilé ìdẹ̀wò ó ní o olórí burúkú ní máa ń lóbi o olórí burúkú ẹgbẹ̀tọ́ ọkùnrin ọ́sọ̀ wípé sọ́ọ̀fẹ́ bàtẹ̀míjẹ́ ní obìnrin àhọkùnrin ni ni okùn gbàrún fẹ́ bàtẹ̀míjẹ́ ni ẹwà máa wo ń tọ́ sákọ́rọ̀ gbogbo sùúrù tó ọ̀bá ti lè ṣe fún ìyàwó rẹ wọ́n ṣe fọmọ rẹ̀ náà padà ọ̀padà gbẹ́yàwó ọlọ́rọ̀ àbí ọba padà nígbàtọ̀gbà tẹ̀ nílé ìyàwó Aisha àbúkọ̀ sẹ́rì dé sí wọ́n sì tọ̀wọ́ sẹ́rì ẹ̀rù tó ní agbára nínú ìlú ọ̀rẹ̀ mẹ́sẹ̀ sí àwọn ẹ̀rẹ̀ àṣẹ́báwọ̀ ah, obìnrin ìgbà rẹ̀ o ṣùgbọ́n ilé ti bí ìrìsà mẹ́bì náà ọlọ́run wá kẹsẹ̀ náà padà fún àmà wọn lójú ọkọ wọn ah. ọlọ́run ṣàrẹ́dẹ̀ o ọkọjá bá ṣe rò kó wọn ilé ka bó o ṣe rí pé bó o ṣe rí bó o ṣe rí ní bal'anta kama afirita la nafsi ọlọ́run bó o ṣe lórí bó o ṣe sọ kó orí lórí o sọ ní hijabi náà gàgàtọ́lọ̀ ń fi dí àwa tó fi dí ẹ̀dà síra rẹ̀ tọ́tọ̀rọ̀ mẹ́ríkà tẹ́tẹ̀rẹ̀ bọ́ ayé tẹ́tẹ̀rẹ̀ bọ́ gàgà ní bẹ̀rẹ̀ gàgà ń wá rẹ̀ ìmẹ́hanan ríwáyà míwá arígbà ìwá pátà náà ni ó wọ́n ni wọ́n pẹ́ hijabuhun nur ìmọ́lẹ̀ ọlọ́run ọba gàgà ọlọ́run ìmọ́lẹ̀ ni sí ẹmọ̀ kókó sí bí ẹ̀fẹ́ mọ̀ láti ní okùn kọ́ máa wọ̀ mọ́lẹ̀ wájú kárí tí bẹ́ẹ̀ ìtọ́lọ ń fi bí gàgà rẹ̀ sáwà ẹ̀dánù ẹ̀dà ọkà ìkáànú àdìjànà ìyànú gbogbo nǹkan pátá tẹ́gbẹ̀ẹ́sẹ̀pọ̀ lérí àdẹ́bì tọ́nà ń bá lè na áhàrọ̀kọ́ ti ṣùgbọ́ átùwọ́dì yìí ha ilẹ̀ ìbásọ̀rọ̀hù gbogbo tó gbọ́ ọlọ́m bá rí lọ yóò gbòmí tí ò ní nílé pamọ́ níjàrùn òjò òbí ọlọ́n tọ́rọ afẹ́tọ́mọ́lọ́ ilé tí wó kankan èmi wá ń sọ fún China wípé ẹni nuclear bomb ẹni kankan ṣe bí kẹ́ẹ̀kan ra pa nkankan mọ́ omi báyìí kí obi ò sí gbẹ ìjọ bá ń sọ̀rọ̀ ìbínú ọlọ́run abẹ́ i Amẹ́ríkà náà lẹ́kà ń wí náà ní kéèyàn bí orí wọn pẹ̀lú Amẹ́ríkà nílò ọlọ́ni ẹ̀dú ó tó ẹ̀ṣọ́ nǹkan mi kí ló dé tí Amẹ́ríkà ò fi nuclear bomb wọn pakòrò dáa kí o sì rí o tí o fi pàkòrò agbọ́rọ̀ wá dá o kí ikú fi wọlé wá mọ́dí bí pẹ́sẹ̀ntì ẹwà dúró bàtà lọ́n tó gbébà lọ ẹ̀ẹ̀sì rínú pakú kí o sàgbé bàbá olówó lọ sútù wọ́n ní malaria ah malaria mú láti kẹ́ ti tẹ́kù ẹta malaria kó kúdánù ọlọ́run kọjẹ́ ní tẹ́yàn mọ́ ẹnì kó sì ni máa mà sí àfẹ́ntí bá ń súnmọ́ máa bí ìbá ti ń súnmọ́ yọ́ mọ̀ fíre ẹ̀hànyà ọlọ́run fi ajẹ́jẹ́ o Ànábì wá ṣe sùúrù kí wọ́n mọ́ bá ṣe bẹ́ẹ̀ kọmẹ̀ lẹ́kọ ẹ̀ẹ̀ sí jáwà náà ṣe sùúrù fún ìyàwó wa wọ́n bá padà sí tó ọba ṣe fún kan nínú wọn ibi wọn náà ti bá rú ẹ̀kan lọ́gbà padà ọ̀pọ̀lọpọ̀ wá mẹ́rin ni tọ́mọ ẹ̀bá wá láti lékọ ayari ọgá òkè báyìí kò yí mẹ́tí ìṣẹ̀lẹ̀ yọmọ kó yọmọ kó rí kí ló bí gbówà ní ṣẹ̀rífà sí òsì ìgára ah, ó sì ìdádì kí ló dé gìnà torí pé kọbìn kọbìn ni ẹ̀rù wọ́n máa bà wípé sí ìpẹ́sà ti ké tẹgbà bálẹ̀ omi lọ sí nǹkan mo sì sọ fún mẹ́ ma wá torí pé ọmọ inú ẹ̀mí nǹkan kẹgbà ah wú ní ọgọ́lọ̀ tẹ́lẹ̀ tìrà ọkọ̀ṣẹ́bẹ̀tì ẹmẹ́jì aṣọlẹ̀ ayá wà dàbá wọn obin bẹ́ẹ̀ ló ṣe tọ́kí wọ́n mẹ́rin àti wọ́n jẹ́mìnà wọ́n lọ́kùn ìtẹ́ ẹ̀bá dídọ̀ gbẹ̀lẹ̀kàmẹ́ wọ́n lọ́kùn ìtẹ́

yọ mọ̀ pé obin ọ̀ láàánú kí ó sì láàánú anú ọ̀fẹ́ wọnà ní kàríbáhùn yọ mọ̀ sọ wípé my husband is money my husband is honey when he gives money kọ́rídọ̀ obìnrin ni my husband is honey when he gives money kọ́rídọ̀ obìnrin nù ọlọ́dún díárí bí i nìyẹn ìwọ́n ìjọba tó bá dijọ́ mẹ́jọ kọ́lọ̀mọ́kùnkùn ní sọ̀rọ̀ àti ìdébòbí alọ́rárá àwáṣẹ̀ ń sún mọ́bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ káàfì mú nǹkan tàà mú jáde jáde ọba dẹ́dà tó ní ẹ̀mí kọjọ kọmọ́tí ìgbà kó tún di àṣìṣì àti gbogbo wa gbogbo ń ta gbé mẹ́sàásí lónìí ní ìpayà ọlọ́run sọ́dí fọ̀kàn bẹ̀rẹ̀ fún adákùn gbogbo ń ta gbé mẹ́sàásí lónìí ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run jò dí ìpayà ọlọ́run dákùn ọlọ́run dákùn méje wọn máa bá wa sáyé bóò ṣe rí ọkẹ tó bóò ṣe rí ogun ókè tó ah méjì ọjọ́ pé táà bá rí à nílé sayé ọlọ́run jáde dáyé ara wa sí o mẹ́rin kọ̀káàkì o ni ṣẹ́rí ó lè dáwọ́bẹ̀ kọmọ jẹ́ hàn hàn láwọn bọ́ bá sì jẹ́ wípé ń fa owó ẹ̀yìn pé à ṣe pọ̀ tìnílójútì mẹ́ntí mẹ́lá rẹ̀ èyà tó jẹ́ lóṣù kò tìnílójútì kò sí tí ò ní gbọ́ tí ó wà pálẹ́rìn kò sí ọlọ́run sí ajẹ́jẹ́ o abùkátà ọ̀rọ̀ tọ̀pọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ làwọ̀ ọ̀fẹ́ o abùkátà àánú látọ̀dọ̀ ọlọ́run ọba àánú kàánú láàfẹ́ o ọlọ́run ibi táàtì gé kàjọ wípé kí lọ wá sí fún wáyé ọba máa káàrùlẹ̀ jí ara yé kan káwà gbádùn bí mẹ́gbòrò agbábẹ̀un gbogbo alhamdulillah الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام ربنا سبحانه وتعالى أثبت آدمية رسوله صلى الله عليه وسلم وإنسانيته بأنه بشر يصيبه ما يصيب البشر إلا أنه أكثرنا تحملا لما لا لما يحزنه وكان صلى الله عليه وسلم في بيته جالسا واجما ساكتا ونساؤه يسألنه ما ليس عنده والله ما رفع يده ليضرب إحداهن وما خرج من فيه كلمة تعزن إحداهن لكنه ساكت حتى كان الناس جلوسا عند بابه يستأذن للدخول لكن لم يؤذن لهم حتى جاء أبو بكر فلما جاء أبو بكر أذن له بالدخول دخل فأذن النبي صلى الله عليه وسلم واجما ساكتا وهكذا استاذن عمر فأذن رسول الله صلى الله عليه وسلم فدخل وكلاهما رأيا رسول الله صلى الله عليه وسلم على هذه الحال غير طبيعية وحوله نساؤه أزواجه يسألنه النفقة يسألنه ما ليس عنده صلوات ربي وسلم عليه وبهذا قال أبو بكر على الصحيح لأن بنت خارجة إنما هي زوجة أبو بكر وأبي أبي بكر واسمها حبيبة بنت حبيبة بنت خارجة ابن زيد الأنصارية الخزرجية أو عند بعض كانوا نسبة إلى أبيها مباشرة أو حبيبة بنت زيد الأنصارية الخزرجية نسبة إلى جدها كعادة العرب أما عمر ليس عنده امرأة يقال لها ابنة زيد مباشرة أو بنت خارجة لأن عمر بن الخطاب تزوج امرأة اسمها عاتكة وهي بنت عمه رضي الله تعالى عنه أرضاه لكنها عاتكة بنت سعيد ابن أمر ابن, ابن, ابن زيد ابن عمر ابن نوفل العدوية وما تزوج هذه المرأة إلا بعد أن تولى الخلافة وصار أميرا للمسلمين بارك الله لي ولكم في القرآن والسنة ورضى الله وإياكم ما فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن اتقوا كما أمركم أمركم بذلك في مواضع كثيرة في الكتاب العزيز قال الله سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لبده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام هذا صبر نبيكم صلى الله عليه وسلم امرأة بنت خارجة زوجة أبي بكر هي وحدها سألت بعلها ما ليس عنده لا يتحمل هذا الغضب حتى رفع يده فوجع أنقها بضرب شديد فلما خصف رب ذلك ضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدا ناجده صلوات ربي وسلم عليه وهذا حاله أحيانا وهذا حاله صلوات ربي وسلامه عليه أحيانا وبعد هذا كان رسول الله صلى الله عليه وسلم ضحك لذلك قال أهل العلم ففي هذا الحديث للذين لم يؤذن لهم وجلسوا عند بدر صلى الله عليه وسلم جواز الجلوس عند الباب لانتظار الابن نعم رأينا معاملة هذا مع هذه المعاملة رأيناها مع رسول الله صلى الله عليه وسلم وأصحابه صلوات ربي وسلم عليه وكذلك جاز للإنسان إذا وجد أخاه المصنع على حزن أو على حال طبيعيه أن يدخل عليها عليه السرور بالمداعبة التي يكون فيها الضحك كما قال أبو بكر لا أقولن شيئا يدرك النبي صلى الله عليه وسلم أو لأكلمن النبي صلى الله عليه وسلم لعله يبحث أمتنا صحيح ربنا سبحانه وتعالى جعل ضرب النسوة وجعل ضرب النسوان في المرتبة الثالثة فإذوهن المرتبة الأولى واجبة المضاجع المرتبة الثانية وضبوهن المرتبة الثالثة لماذا انتقل أبو بكر من المرأة الأولى إلى الثالثة مباشرة قال أهل العلم هذا يكون في بعض الأحيان أما في كل زمان وفي كل وقت الذي علينا ما دلنا عليه ربنا سبحانه وتعالى بقوله فعدوهن واجمة المضاجم واضربوهن أما حينا عندما هيجنا الغضب إلى أن نمتك بالطلاق قد يحدث مثل هذا بالضرب أما في كل وقت فلا أما حين من الدعر كما صدر من أبي بكر لذلك أقره النبي صلى الله عليه وسلم بيد أن الله سبحانه وتعالى رأى ما فعل أبو بكر بامرأته لا يتحمل غضبها لذلك وجأ بنفسه بنتها كما وجأ عنق امرأته هكذا ربنا سبحانه وتسامى كيف كان شديدا العقاب وكيف كان رحيما رؤوفا بنا نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا اعز الإسلام والمسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا انتكم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا آمنا في أوطاننا ربنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا اللهم ربنا آمنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ونحن أهل الذنوب والمعاصي اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة أمتنا واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ فيه بنفسه وصلنا بملائكته وسلف بنا قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائل في مقلب السيئة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صله وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا